لنا أن تقدم في دعاء مرتجا ورعاك الله من شر ليدا وجزاك الله خير من سا بنجاي وصلاة والفلاة قم بعدي لالك إسر المصطفى قم بعدي لالك إسر المصطفى لقد جاءكم الإله بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل أسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم مجلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من دون وآمنه من خوف آمين Thank السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Nígbà tí àwọn àbàlágbà ti dìde, ẹ̀kùnkú jẹ́ ogun akájọ dìde fọ́lọ́run. Lórí ọ̀nà ẹ̀tọ́ tí wọ́n dìde fún ìyá ọmọ ìlà ẹ̀rọ sí ìjẹ́lá ìlà. Wọ́n fi pẹ́ títọ́ ní fún ọlọ́run ni. Wọ́n ti fi máa lẹ́lẹ́kà máa lè máa. Nígbà tọ́lọ́run ọ̀díkù ló yẹ káwọn náà وإجمالا لجمال الله wọ́n fi pé pípé fún ọlọ́run pé kò tẹni tó pé tàà lè dìde fún tàà ní ìfẹ́sì ọlọ́run lọ. ìjọlọ́wọ́ ọba tó tóbi náà wọ́n torí ẹ̀ dìde. ìgbọ́lọ́run tóbi pẹ̀lú pọ́ pé ọlọ́run rẹwà ọlọ́run sì ga بربوبيته تعالى tààfí ń wá oore. Ṣahadatan li nubuwwati Rasuli sallallahu alayhi wa sallam. ìpìlẹ̀ tọ́lọ́run jẹ́ pìlẹ̀ àti jẹ́rí bá lẹ́gbàá mọ́mọ̀ ni. Àbí wá ìyọ́nú ọlọ́run. Àṣòkò tí ì àfẹ́bínú ah, ẹ̀. Wọ́kọ̀búlẹ̀ àmàlì wọ́rìdọ̀ bìí. Nítorí ń pàwà ìyọ́lọ́wọ́ ọjọ́rú sí wa. Ìbá an lè súnnà ti Rasúlùláhì sallallahu alaihi wasallam. Àà ti fẹ́ lọ àtẹ̀lẹ́ta nábì ni. Wọ́taba an lè kọ́wùlìhì ta'ala kullin kuntum tuhibbuna Allah fattabi'un. Àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé tọ́wá ẹ pé ànábì ní tá a bá ń fẹ́ràn Ọlọ́run lóòótọ́ ànábì ní ká máa tẹ̀lé Ọlọ́run ọ̀fẹ́ láwọn náà yóò forí jì wá aláforí jì lọ́lọ́run. Allahumma fil lana jami'an. Ọlọ́run ẹ̀ṣẹ̀ tá a gbà tó kéré tó tóbi forí jì wá. Àbẹ́ ìnáwà ó máa hà. Àtàwọn bàbá àtàwọn ìyá wa tó ti lọ. بركة سيدنا ومولانا محمد وتقبل منا قيامنا وركوعنا وسجودنا وتسبيحاتنا وتهليلاتنا أفي دعائك يا الله لرى النبي أذبك يا النبي لرى الله أذبي بابا لرى دقاء لدى الله أذبك يا الله لرى بابا شيخ وعيسى èyí tọ́lọ̀ ní wọ́n máa sì nǹkan láyé lójú ọ̀nà tọ́lọ̀ ohun alùkú náà lọ́wọ́ sí nǹkan láyé ní ọ̀sẹ̀ kankan ó sì lúwà rẹ̀ ṣùgbọ́n ẹrù kí láàmà ṣe láyé méjì pé àwọn kan máa ṣe rere nígbà tí àwọn kan máa ṣe bí ọlọ́ni kí bàbá èyí máa rí rere àtàbúrò wọn Ibrahim wọ́n ti jú ya bàbá kọ̀ọ̀kan níkàlẹ̀ yìí fún mi pé àti kékeré làwọn tí ń bá bọ̀ àwọn sáájú mi ni àwọn kéré nì wọ́n sáré pé bàbá yìí dá wọ́n jogún wà dáadáa lọ́dọ̀ òsìn ọlọ́run lórí mọ́tò ẹ̀ẹ́sà ni máa yíwọ sínú akẹsára ẹ̀ẹ́sà ni mi ní a máa bá lára àwọn tí bá wò ẹwọ́n tàà nẹ́bí ṣe láyé ìtàà nẹ́bí ṣe láyé láti pàpó ju àwọn nẹ́bí yóò kùnà lọ́lọ́run sì fi fàámọ́ra ní ìpínlẹ̀ Wọ́n sí dé yìí, ẹ̀rí báwọn. Bẹ́ẹ̀ náà ò ní ti débìkan aburú rẹ̀ ó sì ti débẹ̀ sí àwọn alására tún ní nígbà tí ẹ̀ tí ń ṣe látọ̀gbọ̀n ọdún yìí uh-huh, àwọn ará àdúgbò lọ́jáde wáyìí nígbà tí ẹ̀ tí ń ṣe látàádọ́ta ọdún ìkàlẹ̀ náà farabalẹ̀ níwọ̀n ẹgbẹ́ ilé àkọ́kọ́ tó jẹ́ kó dò lọ́kọ́kọ́ rọ̀ sórílẹ̀ ayé ní lákọ̀ọ́kọ́ lọ́hùn Omi tó wá pàdé wa ní ilé nìí. Mọ́sá bíbọn bíbàlì ìjìmàlẹ̀. Báyìí tó sì máa dàsí àyíwú ìlú. Kọ́dà ogun tó jọ pa pátá mọ́ nígbà fún ọ̀pọ̀ àbúrẹ́là lérí wa. Ah, Tàlá àrí jọ ajọ, sójú ní ọ̀pá, nẹ́bì ní àbáwọn sàábí ní ọ̀pá. Kátàwọ́ tutù mọ̀nà. Ní àbáwọn òjò àrùn kọ́ ní ń pa wá òjò ìyà kọ́ ní ń pa wá òjò àndẹ́ Muhammad ní ń pa wá Ìbọ̀ bí kàlí jìmálé wọ́n tàbí afẹ́ dárúkọ ọlọ́run níwọ̀n bá àsìkò bá ti gbà wá máa, a máa bàbá wa la kí àwọn àfà ńláńlá bàbá wa láti kétù àrí akíyàwó náà ìmáàmù àgbà ládúgbò yìí ẹgbẹ̀ akíyàwó náà àwọn bàbá alátọ̀dọ̀ bàbá orílẹ̀ bàbá Mustapha akíyàwó náà tó dá kí bàbá wa sáyíkù bàbá wa àgbọ̀ọ́lá asìkí gbogbo àwọn àgbọ̀ọ́lá yíò nà àti àwọn sọ àdá látọ̀dọ̀ bàbá Saheed ulama khutaba wa'aza àwọn alásàlá tó kọ́dà àwọn jẹ́ làbí akìyí àti ìlú ẹkùn sí ẹkùn sí olúwa ẹ̀lẹ̀ jáde ilé owó ẹ̀lẹ̀ jáwọn ẹ̀họ́ sunday àdínì wọn fi gba sọ́ọ̀sì àti ilé aburú lọ ó dídí iṣẹ́ ní bí àbá sí yóò mọ́ ìwà àlìjẹ́nà aláàjá ti bẹ̀ sórí rẹ̀ alánẹ́ Muhammad lọ́dọ̀ Allah. Iye tá a bá mú kálùkú ló ní ti ẹ̀fún ara rẹ̀. Allah, Allah, Allah. wọra ẹjẹ́ wọra ẹjẹ́ wọra Kamala àwọn obìnrin wá kí ànábì àwọn ọkùnrin wá kí ó ń sin ọlọ́run àwọn ọmọ tó kí ànábì àwọn àgbàgbà kí ó ń sin ọlọ́run àwọn ìmáàmù kí ànábì àwọn àfáà kí ó ń sin ọlọ́run gbogbo wa ni àtọmọ tó títà lè fi kí ànábì àwọn òṣèlú ìpàdé فيها نقول لقدر ربي ما له قد عجل الله الله الله الله الله الله الله Ó ṣe wàhálà Kùránì. Ẹwà ti ṣe ní a máa ń bí ẹ̀. Ẹ̀ta máa tọ́jọ́ bí ẹ̀ kí a bá tó kọ́ sí ọlọ́pàá. Máa tọ́jọ́ bí àwọn ìlú ayé. Máa tọ́jọ́ bí àwọn ọlọ́lá ayé. Allah.

ọlọ́pàá bá yíwa jẹ́ pọ̀pọ̀ ọ̀nà wa jẹ́ Allah, Allah, Allah, Allah, ní òṣùlá Ìlàdá ni bá dìde tó ń sọ pé ẹjẹ́ ká dìde ń lẹ̀ ìpẹ́lẹ́. Ọ̀gá wa níràtí ẹni tí sànú àkàbìdónú lọ́jọ́ bí Muhammad. Allah, Allah, Allah, Allah. Ikú wa fi pàdé àti ìlú. Ara Màtílà máa pàdé ní ọlọ́pìnjẹ́ sí Ànábì wọ Màtílà. Nítorí gbogbo wọn jọ ní ìwọ̀n gbọ́wọ́. Ọ̀nà nítorí ìbísọ fún Muhammad. Wọ́n tó ṣe wàhálà wọ́n lé wà nílùú bàbá wa. Kéèkèrí láìláìláìlá àti pé wọ́n gbà fún ọmọ àmì. سيدنا علي اللهم بارك سيدنا عثمان اللهم بارك خديجة اللهم بارك عائشة اللهم بارك حفصة اللهم بارك هو يا ولدي اللهم بارك àwọn Ọ̀bẹ̀ ṣe tẹ́ bára lé àdájì olúwa lé ṣẹ̀dá wa, máa ṣàdé èdò mẹ́wàá sáábà, tẹ̀bí tàrá tẹ̀lé Mọ̀hànmá Allah, Allah, Allah, la ilaha illallah, la ilaha Nítorí gbogbo wọn sàdí ní wọ́n pa wọ́n nítorí Kùránì, wọ́n náwó jihadi nítorí ìdíjà fún Mùhàmmá. Aláìlà àmà, ọ̀bánà, ọba mẹ́ta. Aláàjẹ́ ó parí, ọmọ ìyá ẹni dálẹ̀ látàyé. Títí lókè látàyé ọmọ ẹgbẹ́ ọkárí ìgbẹ́ ìgbẹ́lẹ̀. Látàrí dídìdé kí a mọ̀ ẹgbẹ́ ọkárí Ọmọ ọgọ́rùn-ún ọdún bẹ̀rẹ̀ wà nínú wa bá ti dóyìí.

àjọ ń ṣiṣẹ́ kalẹ̀ níjọ́ tí kálùkù ọmọ bí òun dé ọjọ́ náà ń bọ̀ lẹ́yìn ọlọ́mọságbà fún wa ọlọ́mọságbà fún wa ẹ̀dà níyàn àti fọ́lọ̀ lẹ́tọ́ ẹ̀ àwọn afá nábì náà ti ẹ̀ àti ẹ̀tí fà nábì náà afáwọn sàábé ọlọ́run Allah àbátẹ́bẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún wọn wípé tẹ́ ẹ ni ẹ tẹ̀lé ọlọ́run ni sọ báwọn ọjọ́ rẹ bẹ́ẹ̀ bá fẹ́ ọlọ́run èmi ni ẹ̀tẹ̀lé alkitabu wa sunna tí ń jẹ́ pé tuhibbuna Allah alkitab fattabi'uni as-sunna tẹ́ bá ti tẹ́ méjèèjì yuhibbukum Allah ọlọ́run ní máa lọ́ fún yín máa láìkì yín wọ́yẹ́ sí lẹ́kùn tó náà bàkùn gbogbo ń tẹ́ ti ṣe tí ọ̀dá mú gbogbo ara àwa wọlá nẹ́bí a fi wọlé sí ọlọ́nlá àtọ́lì jíndọ̀ olóòsẹ mọ́ta sí fún wa wọ́n fi lakum dunubakum wallahu ghafurur rahim ẹni ọkọ́ lé kùláàbọ̀ ọlọ́mbà parí ẹ̀ ẹni ọtọ́mọ kùláàbọ̀ ọlọ́mbà parí ẹ̀ ẹni ọ̀rọ̀ kọ́ndùn ẹni ọ̀rọ̀ ayándùn ẹni ọ̀rọ̀ abíndùn ẹni ọ̀rọ̀ aláfíà ẹni táwọn rẹ̀ ọ̀pálẹ̀ ẹni ọ̀tá léka ẹni tí ń wá lékún ẹni tí ń wá sìkí ẹni tí ń wá gbẹ̀gẹ̀ ẹni tí ń wá mímọ̀ ẹni tó fẹ́ wá ipò kan pé ipò báyìí jẹ́ mo fẹ́ débì láyé gbogbo ń tàn wá ọ̀n tàbí ti tọ́lọ́ ọlọ́mọ́ta sí fún wa lọ́wọ́ lálùbáríkà bàbá tó pè wájọ gbogbo àwọn àgbàlagbà imọ́dé lágbàrà nù mẹ́jà rìn pẹ̀lú ọlọ́wọ́ dàrú àwọn ọlá ikú sí àwọn ọmọ kéèkéé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ̀ àmá sí gbogbo nǹkan tó kún ayé ìtí ń dáyìn إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الصلاة لا في جوكوريسي أشهد أن لا إله méjì الصلاة sọ́wọ́ Ajá àjọwé àṣà.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 الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم Ààrẹ tí ó ma ní ọ̀sáyà tó kéré náà Kùránì. Àmọ́lọ́run dákọ ó ń ṣe ọlọ́run láwọn ọ̀nà tó pọ̀. Àwọn àlọ́sọ́lọ́tọ̀ sọ́fì láfi ààrẹ wọlé síbi ó kọ ọlọ́run tí ń jẹ́ Àhàmádù. Ààbí ṣàdúrà fún àwọn bàbá wa, káà ní sì mú àtàrí kọgbọ́n èyí tààrẹ múlẹ̀ ní ní sókè àsìkò básìkò ti wà yìí ilé tuntun ààyè tuntun sọ́lọ̀rọ̀ jogun fún àwọn bàbá wa ta wá dákọ̀ ọlọ́run dákọ̀ ànẹ́bì ń bẹ̀ ọlọ́mbà fi yí ààyè náà bọ́lọ̀n fẹ́ gbà tí àwọn máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó wù mí kí n pè bàbá ọmọ tẹ́nu rẹ̀ mú dáadáa ń jáde ah, bàbá ọlọ́run sì sọ orí fún ọba yìí lọ́mọ tọ́mọ báyìí àmọ́ tí wọ́n ń gbọ́ sí bàbá náà wá jọ lójú pé báwo ni àmọ́ gbà tí irú ẹ̀ ti wáyé rí kò jí jọjọ wá lójú ọlọ́mọ fọmọ náà pa àwọn ẹkùn bí ti rínú bí ti bẹ̀rẹ̀ wá sí ò kàbálìdínlì àdàbí ti rínú láti pín sírí bí ti bàbá wa sí Adam Abdullahi àlórí ti rínú láti kínkíní bí bàbá wa sí Abdurrahman as sahibul jalali bó ti rínú láti ọmọ ọdún méjìlá náà ni Sayudi ti dàfá àgbà nínú Islam Imam Ghazali hujjatul Islam bóhun náà ṣe rínú lọ́mọ kí sínú àwọn tó mọ́ tàwa tó bí wa náà pìtàwà ti dáadáa bí láti kínkín náà láti máa fi ara fi lẹ́nu jáde Allahu akbar ọlọ́mọ́sà dá àwọn ọmọ yìí sí ó dá àwọn obìnrin wọn tí wọ́n wí nǹkan ni àwọn náà mú lẹ́nu àmátẹ́lẹ́kà àtàrùkùn tàdúlù aláìhẹ̀m fàndúrú bàdáhùn ilẹ̀ àtàrí fàndúrú kúlùkùn ilẹ̀ àtàrí Tilka fàrúkùn tàdúlù aláìhẹ̀m. Ní àbá àtẹ́kọ̀ọ́ ń kí ẹ̀yìn láàrí lára wọn sùúrù àtàràkùn. Olùkún, àwọn tó jòkó nì, ẹ má jùmọ̀ lójú ẹlákùn. Fándúrú kúlùkún ilẹ̀ àsáàrí àtẹ́kọ́ wọn láti ti tẹ̀kọ́ ọ̀nkí ẹ̀yìn ní kẹ wúra yìí. Mẹ́yà bá ti jòkó ní ọba rẹ̀ nú fọ́tò. Wọ́n lọ fẹ́ wọ́n kó ọmọ fáàfáà míì ìkọkùkọ̀ ní kọ́ wọn. Yọ́kọ̀ wọn ní láàrin makalukura ní kẹfùkì ìrí mi wúgbọ́ ọmọ àtọmọ náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbogbo wọn tí wọ́n á sọ̀rọ̀ fàndúró okó lòkùn ìlàláàtàrí tílẹ̀kà sọ́rùkùn tẹ́dùnlù alẹ́ fàndúró okó lòkùn ìlàláàtàrí Ah, ibi a àwọn àmọ̀gán bí ó tẹ̀rí jáàlù kìí àmọ́nu bẹ́ẹ̀ náà wá lẹ́ ní bí fi nǹkan kí nǹkan kọ́ ọmọ ẹ̀ǹkọ́ wọn ní gbó múmú wọn ní ògógóró múmú ẹ̀ǹkọ́ wọn sì náà fò múmú àwọn ọmọ tó bá yí àwọn ọmọ tí ò àṣàrí bí Nàìjíríà bá ti bàjẹ́ tó ilẹ̀ bàjẹ́ bí ilẹ̀ Yorùbá bá ti dá tó lọ́la níbi kéwú ẹ̀yìn ilẹ̀ tún sí àwọn àti jẹ́ ẹ̀ta ló tún ànáṣe bàbá wa Sheikh wa Tajul Adabi ẹbá àmàdí àwọn dáadáa ẹwọ́n kẹfẹ́ tó gbé wọn dá tàríkà lẹ dá ju tàríkà lọ ẹjẹ́ dá lẹ ju tàríkà lọ bàbá Tajul Adabi ló ní àdàbí ló ní màrìkàsí méjèèjì lọ yá lára bàbá wọn jáde wọ́n kàn lọ bá ìjọ kan ni nábá dédé òfin nábá bàbá kan ń bẹ̀ tí ń hun sọ ìtàwọn ẹni ọlọ́run wọ́n sì lọ́mọ rẹ̀ tí ń káwò fún bàbá tájìlá dábì bá kọjá wọ́n tún padà gẹ́bí al'arifobila afá ìdákùnjẹ ìran rí àwọn ìyá tí ń bá sọ àti ìyá tí ń ya fọ́tò ní bọ́sẹ̀gbẹ̀ kan wáyé torí ká máa sàbòsí fún àwọn tó jòkó látàárọ̀ iṣẹ́ ó yá ẹ̀ àkan lábùkù bọ́sẹ̀ kọ ráyè síṣẹ́ rẹ̀ àbá ìwábì kan jòkó jòkó àwọn àyájú wọ́n fẹ́ rí àwọn àgbàlagbà tí ọ̀rọ̀ ó sì máa dọ́dọ̀ àwọn àdọ́dọ̀ àwọn náà bí máa náà ni wípé bàbá wa tájùlá dábí wá tún lọ́wọ́ tó bọ̀ wọ́n sà wo àmì ńlá lára ọmọ tí wọ́n rí nídìí òfin tí ń káwọ́ fún bàbá rẹ̀ bàbá bá padà pé ẹlákùntà ń lọ́mọ yìí bàbá wa tó ní ọmọ wá ní èmi mo ní bùnmí lọ́mọ yìí kí ni ọmọ ṣe yọmọ lọ kí tàbí ọmọ káwọ́ fún mi kéèsì nǹkan owó èlò ní ká lójúmọ́ yóò ní ọkà òwú tó ṣe dédé ká pè ní tọ́rọ ìjọ́nà lọ́wọ́ mọ́ta 100 naira

ẹmọ tó fẹ́ jẹ́ lọ́la ní tílíkà sáàrò fún tàdùlù aléyìn Fásọ̀rọ̀ kúlùkùn ìlàlábàárí. Bí ó sì máa bá kó lè kírùn, àfá wọn tún lọ sanwó aṣọ, owó ojúmọ́, owó iye òwú tí wọ́n ohun lójúmọ́, wọ́n lọ sọ fún bàbá tó bí. Lẹ́yìn tí ń kọ́ ní kírùn ẹwùn tí bàbá wa dáwò láyé ẹwùn tí bàbá ṣókà má ní dáwò láyé ní dáadáa ní dáadáa ní dáadáa tó kábà pé bàbá kan wá ẹni tẹ́ bá ti fọmọ́ lé ẹ̀yìn àbáàlẹ̀ kí wùn bá wíwá ẹ bá ti fọmọ́ sílé kí ó tẹ́ bá ti lé ẹmọ tọ́ ẹmọ bọ́ ẹmọ rí wọn ẹmọ tọ́ ẹmọ rí tí nkẹ́kà torí pé ìmẹ́tẹ́mi dúó yìí ó dásìkò kan kò sówó lé kí ó wọ́n ilẹ̀gbẹ́ bàbá ti wá náà àfáà ni wọ́n táwọn náà ń kọ ọmọ ọlọ́mọ àmọ́ lọ tẹ̀síwájú sí ọba ìjọ kan bá dé mọ́ríkàsì mo ti kọ́kọ́ wárí 71 àti 1971 kọ́ ìgbà tí ò ṣe é ṣe mọ́ tó há làbá lọ síṣẹ́ mi káàkiri ìfẹ́ wọ́wọ́ ahùnsọ ni sìmẹ́ntì ni wọ́ọ̀fù ni ọkọ̀ wíwà ni pákópákó ni ilé ìgbò nídòwà lọ kóṣù kábílẹ̀ ìráyè wọlé kí ó padà aláwọn kàkọọ́lẹ̀ tí wọ́n pẹ́ wọ́n á wá gẹ́gẹ́ bàbá wa síwá sáì ọlọ́mọ́sá bùkún bàbá náà apàdé bí wá sí mọ̀ jáná tí ó ní ah tó láti jáde ní samsudin lákàlámi àti sọdún mẹ́rin rẹ̀ látẹ̀síwájú bàbá sí wàsá ni wá ní kí n lọ mọ́ríkàlì kí n lọ gbàtíra kan wà nígbà náà Kùránì yóò bá sẹ̀sẹ̀ jáde tí wá dámù wá wò ní pé ah ọmọ yìí ni ó ti wálé kí oúnjẹ ọ̀bẹ́ ọ̀nà yóò wá mẹ́rin mú ní kò sówó mọ́ ni ah bàbá rẹ̀ oníláwà ní tọ́ ga bá tí máa ń lo àkímbà ńláńlá ńkọ́ bàbá ni wọn kọ́ ń bẹ láyé wọn sí ìkú àmọ́ wá yẹ kí oúnjẹ sí mọ́ láwọn náà ń bẹ̀ẹ̀dà mọ́ lọ wá wà lọ́dọ̀ ajé àtàṣà ni àti Tílíkà àtàrùhùn tàdúlù àlẹ́iná, fàzòrò bàdàhùn ìlàrí àtàrí. Tílíkà àtàrùhùn tàdúlù àlẹ́iná, fàzòrò bàdàhùn ìlàrí àtàrí. Bàbá wa tẹ́wàá dá máa rí nǹkan ṣe bí ò rí nǹkan ṣe, tí mo dúró ń kọ́. Tílíkà àtàrùhùn tàdúlù àlẹ́iná ní rí nǹkan ṣe bí ò rí nǹkan ṣe ẹwọ tí wọ́n ṣe lẹ̀. Lílẹ̀ káàbàrù tàjú ló àlẹ́ náà. Àwọn ìsìn ó bí wọ́n kọ́. Lílẹ̀ káàbàrù tàjú ló àlẹ́ náà. Àwọn ọlọ́dún ni lára bàbá wa yíṣẹ́ àtàrù ó tẹ̀dúlù àlẹ́nà. Tilka àtàrù ó tẹ̀dúlù àlẹ́nà. Ilẹ̀ àtàrí. Amẹ́ríkà fún ọ, Allahu Akbaru. Kí láàrí, wọ́n náà wọ́n ní sì máa wù síta o. Níbọ̀lọ tó nǹkan ṣe dé, ìbọ̀lọ ṣe dé. Ah, èmi ni mo tún lè bàbá mi ṣe, èmi tún lè yá mi ṣe ẹnìkan báyìí dọ́lá lọ́dọ̀ mi èmi ni lágbájá kàwé lọ́dọ̀ ẹ̀ èmi lágbájá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ pọ̀ báyìí kà ó kú oríire fásúrù bá dáhùn ilẹ̀ àfáàrí kúrùkùn ilẹ̀ àfáàrí ìfàndòrò kúrùkùn ilẹ̀ àfáàrí tó jẹ́ pàbúrú náà ni lọ́wọ́ lágbájá pẹ̀lú lágbájá tó kọra àwọn alẹ̀ fìrákù báyìí ní mọ̀sánjọ́ náà ma kà á mọ́wí síta o ma kà á kọ wá wo kí ni ó hẹ́ndì ẹ̀ kí ni ó gbẹ̀yẹ̀ bàbá azẹ́wò isá bẹ́ẹ̀ sí eré bẹ́ẹ̀ sí eré àpèjú ìlàárí

nítorí ẹ̀yìn tí agbúwátá àjòkó ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́lọ̀un fi fa ní máa fífi bá ní sọ̀rẹ́ fífi gbé ní wọlé ẹlòmí yóò di wòlé ọlọ́run látara mímà al-ilmu wa ta'lim kó sì máa di adam al-ilmu wa ta'lim ẹlẹ́mí yóò tẹ ní ọlọ́run látara al'ibádátù kọmọ kírun kọmọ gbàwẹ̀ kọmọ sàìsùn kọmọ jí lóru kọmọ sí wàhálà lọ́sàn lóru kọmọ sí tẹ̀sùbá ó di mélòó méjì tó rẹ̀ tó bá fẹ́ kọmọ kéwú tipátipá ní ọmọ àfi kírun lásìkò tó bá máa o tí ìsáàbọ̀ àfáà odidi àfáà tí kéwú pọ̀ lọ́dọ̀ rẹ̀ kí ni yóò kàtíra yóò wò tíra ọmọ ó sì wá láàárọ̀ wọ́n wà lọ́sàn wọ́n wà lálẹ́ yọ́ máa tó gbé níbi ó bá jòkó ni ọfẹ́ kọmọ kí ó tààrà ìbíbẹ̀rẹ̀ ọlọ́mbà mọ̀ dàrú bí ti wọ́yàn lẹ́wù ní ó fi pé ah, àìlà o kí é ṣe ah, mi wọ́n ní ìmọ̀ mọ́lì kíjọ kan ọlọ́lẹ́ ọ̀rẹ́ rẹ̀ àwọn alọ́sùn bẹ̀ ọ̀rẹ́ lóyìn fáìtì ẹ̀ Malik bin Anas ló ń ìfáìtì ọ̀rẹ́ rẹ̀ ìfáìtì ẹ̀pẹ́ dákun ẹ̀yà lè mi ẹwà sùn lè mi asọ́fẹ́ ma àfírí sí èwù ni ọ̀dọ̀ bàbá ilẹ̀ àmójúgbọ́ nígbàtí ma Malik wá débẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí sùn sùn láti magari mi ókè magari ókè sáìkà ọwà ní kún ó sùn ní ń bá hanrun ah, ní ń bá hanrun ní ọba tún yí sọ́tún ní ọba tún yí sósì èmi dé ńgbà tó tó nǹkan bí aago kan òru ìmáàmù wá dìde ọlọ́tọ̀ ọwá takàkà kiri bẹ́ẹ̀dì àfáà tó gbà alálejò ní wọ́n lọ yí ẹ̀wò pé yóò ṣe tààjùdì yóò ṣe náfílà yóò ṣe tààjùdì yóò ṣe náfílà ìmáàmù dìde fá ilẹ̀ fìmọ́ àwọn yóò dìde ṣe náfílà kankan òun bá sì ti ṣe díẹ̀ yóò tún lọ yẹ náfílà yóò tún wá wò wọn èmi dẹ́gbà tí ó ṣẹlẹ̀ tó dá ọjọ́ kejì ẹba ni ẹ fún mi ní báírò ẹ fún mi ní kálámù imam bá ṣe na mas'ala ó ṣe mas'ala ìbéèrè sẹ̀ríà ó ṣe sittin 60 àwọn àbéèrè mas'ala sẹ̀ríà lọ́bá kọlẹ̀ nígbà tó wá di pé bàbá ti bí wá ń sọ fún ìmọ̀mù àwọn ọmọ yìí ti ẹ̀ béèrè béèrè kan lọ́wọ́ mi tílẹ̀ fi máa àwọn òyìn kí ẹ̀sì tààjù bí kẹsì náà fílà sí kankan ìmọ́ mú ní àà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mẹ́rin tí ń sùn fẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ ni bá rú sí ọlọ́run ní máa sọ pé yẹ́sẹ̀ àdúnákà wọ́n bọ̀ abèrè lọ́wọ́ rẹ̀ nípa nǹkan báyìí mo rán nẹ́bọn wọ́n mọ̀ lójú oorun wọ́n bọ̀ abèrè nǹkan báyìí lọ́wọ́ ní sẹ̀ríà báyìí wọ́n bọ̀ abèrè sẹ̀ríà báyìí wọ́n bọ̀ abèrè wọ́n bá kọ́ mi gbogbo ẹ̀ náà ni tí ń bá yíra padà báyìí mọ́sí àlà ni tí ń bá yíra padà báyìí ìbéèrè ni tí iná mọ́kọ̀ yìí òun làwọn lò lónìí ẹwà oye ẹgbẹ̀rún èèyàn tó tara ètò lọmọ sí aláwọ̀ sóhun láwọn apá àfá àwọn ìdábìtì ìtẹ́lómi gbà wọlé nù ẹlòmí wá gba bí ìbádà kọ́ ma gbà rẹ̀ kọ́wọ́n yẹn náà fílà kó ìdẹ̀rẹ̀ ọlọ́run ó di méjì ẹlòmí wá gba bí àdánwò

àwọn tó gba bíbà láwọ̀ nínú àwọn kẹta àwọn làwọn tó gbọ́ lọ́n fẹ́ wọn fẹ́ ìjẹ́ ní ẹni ọkàn bọ̀ wọn fún ẹni láàfi pín ìjẹ́ ní ọlọ́run sọ́nà mélòó ọ̀nà mẹ́ta alìwàlíyùl habib ọ̀kanu alìwàlíyùl mọ̀híbù ọ̀kanu alìwàlíyùl mọ̀húbù ọ̀kanu wàlíyẹ ọlọ́run alìmọ̀híbù tí ń fẹ́ràn ọlọ́run tí ń gbààwẹ̀ yóò se se se se ọba gbogójí àwẹ̀ wọ́n lórí nǹkan báyìí orí nǹkan báyìí inú mọ́lẹ̀ ọba sa yìí ọba sa yìí ọba sa ilé yìí nǹkan báyìí ní ọjáde ìsìn jáde lóòtọ́ lára tó sí ìjọ tó báyìí ti dúró jẹ́ ọ̀yẹ́ mọ́ yóò sì rí tún jábọ́ wálẹ̀ àmákẹsẹ lásán wọ́n dá àdánwò bó ní pẹ́gbẹ̀rẹ̀ bá rásọ kò ní ríbọ̀rọ̀ pẹ́gbẹ̀rẹ̀ bá ń kọ́lé kò ní ríbọ̀rọ̀ ó sì ma kéwú sì sin lọ́hùn wọ́n máa fẹ́ bó tààfà lágbájá ti rí òun náà máa bí rẹ̀ púpọ̀ tèmi àti rí yìí àjọ kéwú pẹ̀lú lágbájá ni àjọ ó ní agbára ju muhibu lọ ìmọ̀ òwúbù ọgbà rẹ̀ òkírun ọkàn jí ọba rẹ̀ ní wòlí rí bàbá ló sé ní o ìyá ló sé ní o ìmìdí sábà yóò máa yọ ní pẹ̀kẹ̀ ní obìnrin tí ọkọ tí ò jìyà ọkọ kó tó rọ́kọ fẹ́ kọ̀wẹ́sẹ̀ kó tó rọ́kọ fẹ́ wọn ò fún ní para kó tó rọ́kọ fẹ́ kọ́dà àwọn ọkùnrin tó ń jà lérí ènìyàn ni wọ́n fẹ́ ọmọ àwọn ọmọ wa bẹ̀. mo yóò ti wá mọ iye ẹni tí alìmọ̀hù gbogbo ẹgbẹ́ àwọn aláwà bá ti wà yìí kátígórì wo la màtọ́lọ́m tó wá sí ẹni bàbá rẹ̀ tẹ́ pé òun sàǹsìn lọ́hun kọ́mọ́jẹ́ ọjọ́ òun lójú nítorí àwọn àrbáta àbádìlà mọ́ fẹ́ padà síbẹ̀ láyé anábì Musa la gbọ́ lẹ́nu àgbàlagbà anábì Musa alayhi salam fọ́lọ̀ kíwú ìta gbangba lọ́dọ̀ anábì Shuaibu wa nabiyullahi Shuaibu alayhi salatu salam abdun min arba'at abadila nínú àwọn márùn-ún nínú àwọn mẹ́rin òun náà jẹ́ kan ọkọ̀ Musa ní òfin sharia zahir nígbà tí wọ́n kó lọ́dọ̀ Musa tí ó kó lọ́dọ̀ Ṣuaibu ni wọ́n sọ fún àwọn ìyàwó rẹ̀ ìwà tí Ṣuaibu fún ní ní pé lọ ni wọ́n sọ fún àwọn ìyàwó rẹ̀ pé òun kò ní àánà sùn náà wọ́n fúra sí mọ́lẹ̀ kan lọ́ọ̀kán nì ẹjẹ́ ń lọ́ọ́bẹ̀ láàlì àti ìkún mínira ìkábàtí àwájìdò aláàrínàrí hùdá ẹ̀yàwó adúróná ẹ̀dẹ́rẹ́ fàdúróná ẹ̀dáwàdà dúróná ẹ̀dáná dídádó ọmọkúsù màá ní ẹkẹfíra àdídà ẹ̀dúróná ẹ̀dájẹ́dúró ẹ̀dárí pádúó oorun tọ̀sán ẹ̀dàdúnà áàsìmìná ìní àìnẹ́sùn náà ó dàbẹ́ pé mo fẹ́ gbàlejò mo fẹ́ gbàlejò ní ṣe alú àjọ mẹ́ta ní ṣe alú àjọ mẹ́rin ní ṣe kìíní ẹjẹ́ ń dádì ẹjẹ́ ń dádó ẹ̀sì dé ẹdó ní ẹmẹ́tẹ̀lé mi o ọwà wọlé àdúwà ọwà bẹ̀rẹ̀ ẹsẹ́ ìdáàmà bá bí n bá padà rí mọ́lẹ̀ náà á ti kún mínú ha bí kọbàtà àjọ jẹ́ ni àmọ́ òní oorun ọ̀la oorun ẹnìkan oúnjẹ ẹnìyànjẹ ó ti lọ fẹ́ di wòlí ọfẹ́ di àti mọ̀híbù àti àbíbù àti mọ̀húbù ọ ajẹ́ kan bẹ̀ nígbàgbẹ́ gbogbo ọjọ́ oorun ni kò sí náfílà kò sáàwẹ̀ kò sáìsùn kò sí pé ẹ̀dáṣẹ́ dúró díẹ̀ náà ká ti ẹ̀ẹ̀ لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى bóyá tí ń bá fi bí para mi tí mo ṣe wàhálà ààrí mọ̀lẹ̀ ààrí ìta ń gbà lọ ọ̀rọ̀ fámílì wa a màbí ti jẹ́ sí ó kò lọ́dọ̀ ṣòẹ́bù ó tí wọ́n náà pè mí pé yá musa inni ana rabbuka fakhlana alayka innaka bil wadi al muqaddas Ẹnu ìtúbá tó ṣe àti ziyara tó ṣe àti hádíyá tó ṣe fún mi mo ti gbà wọlé ó ti dànẹ́bì. Só ti tán, àlẹ́bì Musa Abẹ́lọ́n pé só ti tán náà mo ti dànẹ́bì. Ta ló túkù tó jù mí lọ ní àà àwọn tó ju ọlọ́pọ̀. Àwọn tó ju ọlọ́pọ̀ kọ́dà tó bá fẹ́ mẹ́ ó ju ọlọ tẹ̀síwájú lọ ọ̀dọ̀ ẹrú mi kan Abdullahi Asọ́bẹ̀rù Tata Aṣajara. Ẹrú mi kan bẹ sùúrù láfi agun òun níbẹ̀ ní tààtà sájára abẹ́ igi ni òun náà kíwú ó ní mímọ̀ ọwá kò láàrin ìgboro pé ìwọ́ ọlọ́run lọ ó kú omi fídíò ó kú omi tẹlifíṣàn ó kú omi rédíò ó kú omi tv ó kú omi àgbámọ́ọ̀lù ó kú omi gbogbo ẹyẹ́rí ẹta ń bá kì í yé ti wá gbogbo àwọn bàbá ìtì sí ojú wọn sì dágbére lẹ́nìkan kún tó ṣe àwọn ọ̀bẹ́sìn débi kan táà ní polo bàbá ní kí wọ́n gbé àbúrẹ́là lè mú ní àbúrẹ́là kíni àwọn bàbá ìyẹ́ ká pé lílérí àwọn tẹ́ fìyà sí lọ́wọ́ tẹ́ fìyà kéwú tẹ́nìkan òṣèré ajíyá fún àwá àti ìdébì kan kéwú díẹ̀ ẹ̀rọ tí mú ẹmọ májíyá ẹmọ mú kìí ọlọ́mọdé ajẹ́ sáde ọlọ́mọdé asọ́ọ̀tì alẹ́bì mú sábá débẹ̀ lọ́bá bá bàbá àwọn lọ́bá ní òun ti wà ní àyí títí bàbá àwọn yẹn náfìlà lọ́wọ́ nínú gbó aṣọ méjì ni ọ̀kan wà lọ́rùn rẹ̀ kan wà lẹ́lẹ̀ asọ́bẹ̀ Abdullahi sọ́bẹ̀ tààtà ṣẹ́jàrà nígbà tó débẹ̀ ní ti ń pé sàrábà alékùn ti yànà fi ó sì yànà fi làtà lọ́wà yíya Musa ibn e Imran ọmọ Imran náà pẹ̀lẹ́ ó lákọ ọmọ ilé ó sì lákọ bàbá rẹ̀ torí àgbàlagbà ni bàbá ń jò lẹ ti dé Ọlọ́run ti dé yìí pẹ́ wọ́n tó bí ọlá ti gbọ́pọ̀ ń bọ̀ wá bóòlẹ̀ sí ń jẹ bóòlẹ̀ sí mú Ọlọ́run kó láàrin gbọ́rọ̀ torí ìfẹ́ Ọlọ́run ní kó lè gbogbo ọmọ tó ń sì bí ló kú gbogbo ìyàwó òun lọ́lọ́ òun ní dúkìá gbogbo ẹ̀ parẹ́ bóhun tí sí lọ́wọ́ síbẹ̀ ní ọmọ kan so lókù kó yà wọn bá dáàrin gbòrò ọmọ tó kù mọ̀ fẹ́ kẹ́ máa sọ rẹ̀ kẹjọ máa sí pọ̀ ọ̀kan tó kù tí wọ́n tó bá ti sà amúnjẹ wá àárín àmá ìrùn èso jẹ aṣọ kan sì ní tí bá fẹ́ yan káàkiri àárín orí náà ni ọba fi Musa bá ṣe mọ̀ àwọn ajíwẹ̀ Musa pé tọ bá dégbòrò ọgbọ̀ mọ́ náà bí ẹran ní ma gbà átà alápàtà ni kẹrí ráyíkẹ́dọ̀ rẹ̀ ìmídé Musa wá wọn tí ó tún wá jọ́ mi wọ́n wọ́ mọ̀ ń kí lọ́bá jọ́ kan ní ọ̀kankan bí tán lọ́mọ náà wà lọ́bá bá gbogbo èèyàn pé pìtì mù ọba ọmọkùnrin ẹlẹ́gbàlajà tí wọ́n pa síbẹ̀ àwọn olè lọ́wọ́ ká ọjọ́ mọ bàbá rìn àrẹ́bí wọ́n sọ dọ́dọ̀ ọlọ́run báyìí dọ́dọ̀ bàbá wọn kú láti wí ìjọmọ́ ọmọ yìí náà nìfà bàbá wa ní ya mọ́ sọmọ mi ń kọ́ sọ ẹ̀ríra yìí mọ́ fẹ́kẹ́ mọ́ sọ̀rẹ́ ni sẹ́ríra yìí àrẹ́bí wọ́n sọ dákẹ́ bí bàbá yìí dàgbàdé kásì tún pa bàbá yìí mú jẹ torí ọlọ́run ó sì dákẹ́ mọ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní ọmọ kan mọ́ débẹ̀ báyìí báyìí mo bá gbàlẹ̀jà sí gbogbo yẹn pẹ́lẹ̀ lẹ́lẹ́ òun náà nù ọlọ́gbà nǹkan rẹ̀ nù bí kìí ṣe nù

ọmọ yìí ọpọ̀ ẹlẹ́kẹta náà ni wípé tí wá tó ní kọ́ wá ìdínlẹ̀ sí ilẹ̀ ti pẹ́ ọwá bá mi kí n lè fún ọ ní ìlànà bó ṣe lo iṣẹ́ rẹ̀ tó bá mi láyé gbogbo ẹ̀ ó sáfi dúpẹ́ ni àìmọye tọ́lọ ń gbà lọ́wọ́ wa táwà ya kèfèrí àìsìn bèèrè tí ò fún wa tá ń bínú Abdullahi Sabir tààtà ṣẹjàrà. Tí mo ṣe sáà rẹ́bì Musa tún ronú pé àgbàtà tí wọ́n lè ìkọ́ yìí. Ìjẹ́kọ̀ tábà ìwọ ọlọ́run sí nǹkan tó kú ọlọ́run ní àá ah, mọ́ bèèrè kúkù ah, mọ́. Báyé ti fẹ̀ tó yìí ẹnu tó wá rí náà ni ọmọ ó tún kú Abdullahi ń bẹ lábẹ́ òkúta alábì Musa ní bó lọ́wà bíbá ìbátọ́ ń bá ń lọ ọkàn ihò kan lọ́kankan bíbá igi kan mẹ́mẹ́ tó bá débẹ̀ ihò náà ju eri kìíní lọ láti dákò èmi ọlọ́run bá ti pé ó kọ́ mi yọ yanu ọkọ̀ bẹ̀ ọba ń bẹ̀ ní sókí ànábì Musa kó bẹ̀ ọwá bẹ̀rẹ̀ ọlọ́run yìí lórí àpáta sáàjìdà lillah ó tó gbàtà ti jòkó áfìlà yìí kò tí gbérí ní kí ọlọ́run ní mẹ́sàn mẹ́wàá bí tasbihati wa tahlilati wa takbirati wa taqdisati Allahu akbar bí àwọn jẹjẹ kú jẹ kìtà tún búra wa tá lérí haram àìjẹ́nà kan láti láwá àwọn èèyàn sí lọ́wọ́ bọ̀ bá sí ọ̀sìn ọjọ́ ìgbọ̀ òṣìṣẹ́ tiẹ̀ alam tara anna Allaha yajri lahu ma fi samawati wal ardi wash-shamsu والقمر والنجوم والشجر والدواب وكثير من الناس وكثير لاقى عليه العذاب ومن يعن الله وما له من مقرم إن الله يفعل ما يشاء سورة الحج orí ni àbó orí wọ́n lè mọ̀pá àwọn nǹkan ń sin lọ́hun òòrùn sí lọ́hun òṣùpá sí lọ́hun ìràwọ̀ sí lọ́hun òjò tí ń kán sí lọ́hun àwọn ẹran tí ń dún sí lọ́hun àwọn kòkòrò sí lọ́hun wákàtí ìrọ̀rùn mi náà sí èèyàn tí a tí a ń sí lọ́hun bọ́bá lò sí òṣèrà rẹ ní àìmáyé wá ń bẹ̀tọ́ pé bẹ́ẹ̀bẹ́ sí wá sí jùbẹ̀ lọ hákà alẹ́ ìrìn àzábà ti kọ̀ yálẹ̀ pé yóò jẹ ìyà torí bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá ti yẹ̀yẹ́ látọ̀dọ̀ ara ẹ̀wà yẹ̀yẹ́ ní òkú owó dáńsẹ̀ ìgbẹ̀jẹ́ wọ́n sàwẹ̀ tí wọ́n ṣe jẹ ògógóró wọn ó mú lálẹ́ ìsìná bú wọn ó mú wọn ó sì ṣe tìná tó fẹ́ ṣe ọlọ́run ti yẹ̀yẹ́ ẹ̀kalẹ̀ ni kò ní mọ̀ nǹkan yìí Inna Allah yaf'alu ma yasha. Wọ́n tá níbi Musa dọ́dọ̀ Abdullahi tata, Azakiru tata shajar, tata alhajar. Àwọn arí pé ah, ẹkùjọ mẹ́ta bàbá, wọ́n náà pìtàn fún kílẹ̀ ń jẹ ní àyín ah, irú bẹ̀rẹ̀ kí ló fi tíbí ọlọ́wọ́ tíbí ogójìṣẹ́ ọlọ́run náà pè ọ́ tí bẹ́yìn àgbàlagbà tí máa kárùn sún yẹun tíbí ọlọ́lọ́ lé kéwú ah, tọ́ọ̀kí lọ́dọ̀ àfá rẹ̀ nu àwọn ń bèèrè pé kí ni ń jẹ kí ni wọ́n jẹ ẹlákùnbó ló jẹ sí ń dé àyín àtọ́kùngbọ̀ ah, tó wáyé bó jẹ sí dé yìí ọba tí ń fún kòkòrò jẹ ní fún mi jẹ kò kéwú débẹ̀ yìí ńgbà mú sá débẹ̀ ló tún wá rí pé ìdárí tó ń jáde lọ́dọ̀ ṣùgbọ́n tó tún jáde sánáwì lọ́dọ̀

níjọ́kìnrin òun sùn lòun rò lẹ́mí ara òun pé òun mọ̀ dẹni olóhun àdákẹ́rù tààtàl hajjara ìwò ní sọ́bàm ní mọ́ àrò pé mọ́ dẹni olóhun òun bá sùn lòun bá sọ pé alkiyama dé nígbà alkiyama dé báyìí dé wọ́n bá gbé àwọn dìde wọ́n bá déwájú olóhun ní máa ń ẹ̀mí wípé mo gbà àwẹ̀ mo sa ìsùn mo tẹ́lẹ́fílà mo tẹ́síkiri mo jáde nǹkan mi parẹ́ ìsinlọ́ tí ń bẹ́lẹ́ mi ń lòun bá

ẹkúṣẹ́ rẹ̀ sérí òṣùwọ̀n àzíkiri tó ṣe ààwẹ̀ tó gbà ìṣùjága rẹ̀ rùkú rẹ̀ ẹkú òṣùwọ̀n ẹwà mú ẹyinjú rẹ̀ kan ẹgbẹ́ sóṣùwọ̀n kejì iná ọ̀bá kẹyinjú kan kẹkẹyinjú kejì ọ sì rìn láàrin èèyàn owó gẹ́lẹ̀ ọyẹ́ ọwọ́ bàtà ọyẹ́ bí gidi òṣèlọ́lọ́wọ́ òṣèré fún ọ O sì rí wèrè tí rìn títọrẹ tí rìn ní òhò ó ní ọlọ́mbà ń tọ̀ só ti wá rí pé iṣẹ́ rẹ̀ ọ̀ká ó ní ìtọ̀ ẹ̀yìn màláíkà ẹ̀fẹ́ palẹ̀ ìmọ̀ ẹjù síná ọwọ́ kùsátà tó wò ó dẹnu nínú aláhun tó ní àá ìwọ́lọ́ tó ní wàrá ahmadi wáṣẹ́ àti kún lẹ́sẹ̀ ìdí bá ti ẹ̀sì ṣe ó sì sánú mi yóò dòdòdó òwúrùn iná ni òun ti débẹ̀ tẹ́ Mo sí máa ń bá mi sàwádà yìí, iná ni mú òun ti débẹ̀ tó òsìdá ń padà. Ṣébíkà fún ìrọ̀ ìmọ̀ bá bẹ̀rẹ̀ náà dàkù burú. Iṣẹ́ mi kọ́ lẹ́sà bí àmàlì bí rahamatika, àánú rẹ ni, àánú rẹ ni mẹ́láàkẹ́ dápadà. Lòun bá tají. Ọ̀rọ̀ náà ti jùjẹ tààrà ń sọ bẹ́ẹ̀ fún Anábì Musa. Ma wọ́n rẹ̀ o, iṣẹ́ tí wọ́n tó wọn halẹ̀ kí tó ń ṣe wá sí kí sáńpẹ́ ọlẹ́yàn, ó mọ̀ bó ti lọ́dọ̀ Ọlọ́run o, ní àwọn àgbàlagbà ní gbogbo ọmọ kí òun ma náà ma sọ́rọ̀ náà láfẹ́ lò ní sọ́rọ̀ láfẹ́ lò àbáànú ọlọ́run àwọn tọ́lọ ń bá fàtẹ́wò bá wọn lò tí wọ́n yáwó jẹun yáwó fẹ́ yàwó wọ́n tẹ́ gbogbo ẹ̀mọ́ra wọn tó wọ́n sì sí lọ́wọ́n òsì já wọ́n ò sì pa nǹkan mípọ̀ bẹ́ẹ̀ jẹ́ papọ̀ àwọn àfi awéra wa ẹgbẹ́ agbágolo mọ́tò kiri tó ní dákúlẹ̀ tẹ́ntà ẹwà àfi ẹni tí ń bẹ̀sẹ̀ ẹni tí sì ń bẹ̀rù ọlọ́ àfi wá wéra wọn ẹwọ̀n tún kò mẹ́ ànábì Mùsá tó délé ó tún pẹ́ oó ló bá tún ní ọlọ́run léèzé pé ń sàrí fi ṣé wọ́n tó kú àwọn irú àwọn ìrùn tó kú ọlọ́rẹ́ à ọkọ̀ abdullahi alaabiru alalibahari ọkọ̀ ẹrọ ọlọ́run tí máa rìn lérí omi ṣédèrò

Ah, Musa ní ilẹ̀ mọ́ ọ̀gá ah, ilẹ̀ olọ́mọ tí ètò owó ohun ọdá sọ kí ní bẹ̀lẹ̀ yìí kọmọ ìtọ̀jìlẹ̀sì nílẹ̀ mọ́ gbogbo orú kéèsì bí mẹ́ẹ̀dógún náà lọ́pàá náàbí Musa àti Hadaru pọ̀ in tó padà tí wọ́n ká ní pé Ìjọba Báríkà mi mo dúwọ́ lọ́dọ̀ ọlọ́run tí mo kí ìdájí sánsá òjítà Márìkà sí kó mẹ́. Tí wọ́n dáwọn ni ẹ̀dá dú ní sẹ́ẹ̀tì tí wa èmi nìkan wọ́n dádú sínú ọgbà wọ́n láwọn kan lọ́ta. Kí wà sí mọ́ gùnyàn? Bó sì ti gbọ́lómí, tí ìwé gbọ́ló tó wó gbọ́lómí tọ́lá máa gbọ́lómí, tí ẹ bá wà ní ó ń fòwánù ṣàbà, tí kéwú bá tètè yé, kò ní mẹ́gbà tó wọ́n máa ti fòǹté kí wọ́n máa wí nǹkan tí ó máa torí ìrìn ní ìrìn láàrin òun náà kọ́ mọ́. amọ́lẹ́yìn bá wà lọ́dọ̀ àgbàlagbà yóò wà kú tẹ́rbíyà tààlímù ní ọkù tẹ́rbíyà bó ló ń ṣe sí gbẹ̀mgbẹ̀m wáyìí abálọ́dọ̀ abáwọ̀ wà lọ́dọ̀ bàbá wẹ́lẹ́ àárín ìwọ̀n ní àfáàlá orí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ wá Ìkẹ̀rẹ̀ pé bí ẹni tí ń wí fún ọjọ́ kó lẹ́mí mọ́sẹ̀ jẹ́ ọ̀kan rẹ̀ ọgbà pé bẹ́ẹ̀ ni ẹni ààyè tán tó ọgbà yọ́ jẹ́ ká. Ìnáyé náà tó tàà yóò yẹ tàà. Tí wọ́n lọ mẹ́mẹ́ lánàá, tí wọ́n lọ mẹ́mẹ́ nǹkan bá wọn náà ni Musa kọ́ kàkiri. Wọ́n lọ fẹ́ ni tí wà dámù lọ́wọ́ ìsìn kọ́ báyìí láti, báyìí láti sọ̀rọ̀, báyìí láti, báyìí láti sọ̀rọ̀, bàbá yẹn ti sẹ́lẹ̀ wa lérí, ẹni bá ní sẹ́wà dámù ìsẹ̀ni ọlọ́run ní oníjẹ́ àti tarkiya oòrùn kábá tó wá kú àfàbìlálà lọ ẹwà àfàndásà láti lọ ẹwà àfẹ́sì ní obì wa lọ gbogbo àwọn àgbàgbà bí ní báyìí láà máa wá kiri ní ọjẹ́ owó tí ẹyìn ọjọ́ alójú kankan bá ṣe rí ọ̀nà ọlọ́ni wà lọ́hìn náà lọ́jọ́ alójú tí ọba ti mọ́tò bá ti takú mẹ́ abẹ̀sẹ̀rin lágbègbè àbáàrin rí òṣìṣẹ́ ibú kankan bẹ̀ pé àwọn agun kò sí wá láti kò ti sí ònú pé ọmọ bóòlò tó wá rí bóòlò ti ádà yìí torí dá kọ́rọ̀dọ̀ èèyàn ni ọlọ́run torí àwọn ọmọ kí ó jẹ máa sọ́ anábì Musa kú mẹ́ àwọn àti fàájì pé ah, mo ti kéwú débi tí àákéde ọlọ́run ló tókù ó Abdullahi aṣáàkìrù yí máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun wà nínú pápá wọ́n wà nù pápá filibari wọ́n wà nù pápá tàníyàn Ìlíyásù alayhi salatu wassalam Ìlíyásù àti hadaru àwọn méjèèjì ni òkú jẹ́ sí ń bẹ́ pẹ́ tó lọ́lẹ́ mi yóò gùn ẹ̀yin ẹdó torí àwọn tí ni ẹ máa

wọ́n tọ́lọ̀ mi ń jẹ́ olí wọn ni wà láàrí àwọn yáwó ọkọ̀ dí àyí ẹnìkan sì fẹ́ lọ ilé ìlú òkè kìíní kan ọba àwọn ti ṣe mọ̀ nílò tí yí àwọn dèsì alhamdulillah bàbá wo tó owó àyè o ẹ̀fẹ̀ mọ́ mi ní ó yẹ wo tògùn ayé. Ọkà mú mi ní omi. Bàbá wo tọ́lá ayé. Ẹsẹ̀ mú mi ní oyẹ. Àbí kádò olúwàdọ̀ káfíta kúsì. Àbí kádò olúwàdọ̀ káfíta kúsì. Àbí olúwàdọ̀ káfíta kúsì. Bàbá sáfíkà parí ẹ̀ sàtàlélà imáàmì samáwàtí wà láàáti wọ́n lásìsìlẹ̀ hakim Tẹ́kùnlú àwọn àwọn àfáàtọmọ kí òun náà ni àwọn bí mí gbáyìí, àwọn bí mí sáwẹ́ ìwà fáwọn èèyàn ń tàn wọ́n. Kàbúrà máa kúta ìndà láàáhì á tẹ̀kùnlú máa látẹ̀fọ́lú. Irújù ká máa sọ ń tàà bá ṣe mọ́tìlọ bàbá ìmọ́tìlọ kòdó nítorí gbẹ̀yìn kájọ Inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan. Ẹja ajagun sójú ọ̀nà Ọlọ́run kájọ sí papọ̀. Ka'annahum bunyanun Ìjọba sì ti wá ń bẹ̀ ká fara máa kò sí ń kankan. يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما ذاقوا أذاب الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول بشرا برسول ياتي من بعد اسمه محمد فلما جاء بالبينات أحمد أحمد الله أحمد أحمد أحمد أحمد أحمد الله Muhammad tẹwà náwó bàbá, tẹwà ń sẹ̀yẹ fún bàbá ọlọ́pàá ìrìnú, ẹ̀dẹ́kùn ìtajà fún ọ̀rẹ́ ṣe, ẹ̀dàkọ̀ ẹ̀dúwọ́, ẹ̀dúwọ́, ẹ̀dúwọ́, láàrin ìṣẹ́jú kan àbábọ̀ ìṣẹ́jú, ẹgbẹ́ kìíní òsìn ọlọ́run ìtẹ́ gbé sí mi tó, ó tó, ó tó yẹ sàṣejù. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin alága kí lẹ fẹ́ fi ṣe ọ̀rọ̀ mọ́sálásì lọ́wọ́. Àfáàdà gbáfèrè gbáfèrè kan bẹ̀rẹ̀ máa kópa àwọn èèyàn gbáfèrè kan bẹ̀. ẹ ti gbọ́ wà sí àròyé ipò ń bẹ̀ ń bá ẹjá gbé wọn kí fóònù fún wọn aláàjì wa ábìlwà hàbì ẹjá gbé wọn kí fóònù wa ẹgbẹ́ kìíní sí wọn tẹ́ẹ̀tì gbé sí wọn ẹ̀yà wọn fọ́tò àròyé lè mi ṣe tí ó fún alóòrùn ẹ̀yà wọn fọ́tò Allah ẹbá agbọ́lọ́n tóbi jẹmáà wọ́n láwọn fún wa ní 200 blocks ọgọ́rùn méjì búlọ́kù ẹgbọ́lọ́n tóbi jẹmáà ẹgbọ́lọ́n tóbi jẹmáà táwọn náà ni bàbá yìí náà ni pẹ̀lú èlò wọ́n lè fún wa ní 5,000 naira Amadu Ahamadu aláṣíwá ámbàlì ẹ̀yọ méjì náà láàmà wí ẹ̀ẹ́jẹ́ àmàdù gbogbo àfi tí mẹ́mẹ́ ń pátá ọlọ́mọ́ta àfi bá ń lò ni àṣírí àwọn afáà ni Allahu annanu mannanu dayyanu ọlọ́mọ́ta àfi bá ń lò májẹ̀ parẹ́ central mosque 2000 ọmọdù wa Alájà wa Bọ́lá Kọ́dùrù. Àwọ́dà. Alájà wa Bọ́lá Bákàrè. Àwọ́dà kan wọ́ sí. Bákàrè. Àwọ́dà. Bí ọlá Bákàrè náà. Àwọ́dà. Àwọ́dà. Àwọn bá ń pè ìwọ́n kẹba bọ̀ ń bí. Ọlọ́run tó ní wọ́n yóò sí jẹ́ máa rí lọ́lọ́mọ́ pa irẹ́ o. Àwọn bàbá wa wọ́n wà jà Bákàrè. Lẹ́bà wọ́n pa ìfún mọ́ra. Ìwà kú sí lẹ́bà. Wọ́n ti ìgbàjẹ́ fún. A kú sí lẹ́bà. Àjọ́ Ṣẹ́fẹ́ rẹ̀ jẹ́mọ́, Masha Allah, àwọn bàbá àgbàlagbà tó wà ní àwọn tó bá yẹ kó ṣe fàtíà fàtíà ṣe wọ́n pàn nábìlẹ̀ wọ́n pọ́lọ̀ lè ní bàbá wa